Ολόφιν, Μπομπαράουνου, από το αντετσίνα τη Γιώκο Αμποτσιάια Ιλατουάν, είπαε. Μα μαθελίνα σαμπάμον σε ράτη μπαε, ο Τσαγωγέ, ο Κουνικέ, ο Μπαμπιάμπο, ο Πατέρο, είπαε, είπαε ο Μπαϊλού. Είπαε Μπαγκουάλα Σαλακό, Γεγεή, ο Κουνφουντσιό, ο Μπανίγου, είπαe. Είπαe ο, ο γιατός μου, ο Γιάννη ο Γιάγαντε, o changodino badino batero babiabo. vai o trupo paraíso gundava e tem maco perito e tanque. Ibai ochun cayode, ibai ochun igua. Ibai trupo paraífe. vai a crônica baiano que ele tá oculto. E vai to Toyalocha, o Alocha, o lu igual timbelaye. timbeleșiul los dumare, que que vaie, la yemtono.